ìparí ilé àyè àwọn èèyàn ni lámìá Umar ibn al-Wardi ìkànnì tó àfáàní ìtàbí zikira al وجانب من هزني اعتزل ذكر الأذان والغزل وقول القافل وجانب من هذا التمريض والأعوان والفتن وقول القافل وجانب من هذا ودعي ذكر لأيام صبا فلأيام صبا نجمنها فل ودعي ذكر لأيام صبا فلأيام إن أنا عيشة قضيتها دآبت لا ذات أولي اسم حل إن أنا عيشة قضيتها دآبت لا ذات أولي اسم حل أفاني اعتزل ذكر الأغاني والجدل اعتزل جلتي ìran ìyọ mọ̀tẹ́zílà àwọn mọ̀tẹ́zílà nígbàtí wọ́n fún ìfún àtọ́ tí ò lọ sí gbogbo máa tó ní náírà kọ̀dọ̀ ìtàzánà àwájú jìnnà sí àríwá sálùkọ̀ pásítọ̀ ní pásítọ̀mà níjọ́ ká máa pè wọ́n ní mọ̀tọ́sílà ìtàzìn jìnnà sí zikirol agani ìrẹ̀wáyà tó lọ́la fi àjù zikirol gawani ìtàzìn zikirol gawani jìnnà sí ìmọ̀ àti rántí àwọn obìnrin tí wọ́n fi ẹwà àwọn ará ọ̀kúrò lọ́dọ̀ ọkùnrin wọn yàtọ̀ àgáníà jámẹ̀ ní gawani láàrin àwọn obìnrin tó yájú pé ẹwà rẹ̀ jẹ́ kó wà wọ̀ pé tí bá sàmọ́ sí gọ́ọ̀nà pẹ́ẹ́sẹ́sì òfin pè nílà ní tó obìnrin tó wà wọ̀ pẹ̀lú ẹwà rẹ̀ òun tó lọ́la fẹ́ àjò ṣùgbọ́n àdáni tó wà níbi ìjámù ògùn ní India ni jámù ògùn ní India àdéjìnà ìyẹn ní orin kí ẹ̀mà gbọ́ music ẹgbogbo tí àyè gbogbo lè kí wọ́n dín lò ẹgbogbo àwọn afáṣọ wa ń gba ẹlòmí òní tí ìgbà ń gbà ká inú mi ojú kí ní bọ̀ ní jẹ́ sínú ojú wọ́dìgàzál àti kí a máa rántí ìfẹ́ obìnrin kí a máa kọrin láti fi máa sọ ìròyìn tó wà lára obìnrin jáde wọ́pù lélẹ́pọ̀ sílá máa sọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó kílẹ̀ ọ̀rọ̀ tó yanjú máa fẹ́ jáde lẹ́nu tó gbé alfọ́sílù lọ́lọ́wọ́ bá gbé àlùfẹ́ ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tí ó ní dàpọ̀ mọ́ra wọn ni wà á já ní ìbùmọ́ ní àádá kó wá sí kí ni o kó jìnà sí àwọn tó yá sí pé wọ́n máa tàn wá dáa wọ́n máa ṣe ẹ̀yẹ́ bí àwọn tó wọ́n pè ní showboy showboy wọ́n ti wá pè wọ́n fún kìíní pé ètò ní ó dùn dáadáa kódà ẹni tí ó pa á lẹ́rin òun èèyàn báyìí àwọn tó ní ah kí ni wọ́n ní pọ̀ wá èrò àpọ̀ gan tó ìgbóyókan pa wáyà yìí tí bá tí wọ́n sàwọn ìwọ̀n rẹ̀ ń pé omi ò tuntun mọ́ já fọ́ ọ̀pẹ́lẹ́gbọ́n kí ni gbogbo eléyìí àfáà ní ìjìnlẹ̀ tí gbogbo eléyìí o wàdẹ̀ ìzíkírọ̀ ah, ah, ní ayá ní ìsọba jẹ́ ìzíkírọ̀ mọ́mọ̀ ara ti àsìkò fálẹ̀ ayé àmì ṣe bá nàìjíríà ní àfáàrí àfáàrí lẹ́jùmùn ìràwọ̀ àfáàrí tó ti wọ̀ pẹ̀lámàrà aṣọ́m kọ́lá ìnílá orúkú àfilé nígbà tó rí oòrùn oòrùn bá wọ̀ ó ní ọlọ́run ìfẹ́ ọlọ́run tí ó mọ̀ sókè mi tí ó mọ̀ wọ̀ áfàlà ìyẹn ni kí ó wọ̀ nìyẹn ó ní pé ìràwọ̀ tó ti wọ̀ lé àyè àmì síbà òun ni tàwọn àfikún tàgóòdù tó ti lò síbà ni àsìkò tó ń jọ́dọ̀ lọ́wọ́ pẹ̀lú kí ni síbà àbí sọ́bà inna ahna aisha fi qada itaha dájúdájú ahna aisha ìtẹ̀mí tó dùn jù ayá náà wọ́n láti àbí àmì àm tí wọ́n lọ pé àmì àm pé ẹkú oríire tó di àmì àm bima ara ìṣàkùnlé rẹ̀ tó di báyìí so òun ni pé ahna aisha tẹ̀mí ìtẹ̀mí tó fi ń dáa jù ọ̀dọ́ ìtàá tó ti lò sẹ́yìn ìyẹn lásìkò tí wọ́n pè ní Ṣàngó òde ò tẹ́wò mọ̀ pé záà bá tí a zá tù wá gbogbo gbádùn tó gbangba yẹn ti lọ ah, ẹni tó bá ló gbangba náà òun ló kọ̀dà wá di deputy governor ah tó bá wọn pé yóò di deputy governor ni òun ló bá fẹ́ oríṣiríṣiríṣiríṣi ó ní wọlé ìfún ẹsẹ̀ gbàmú ni wọ́n kọ kalẹ̀ bọ̀tì gbádùn rẹ̀ ti lọ ó gbádùn lọ́wọ́ rántí kó gbádùn bàbọ̀tẹ́ ẹsẹ́ olóbi gọ́gá wọ́n kọ́ kalẹ̀ ń pé ogun ayé jẹ́ nígbàtọ̀ wà lọ́dọ̀ ó sì wọ́n nígbàtọ̀ wà lọ́dọ̀ náà hálà ní wàrẹ̀ gbàgbàlà ó sọ kalẹ̀ wàtìrùkìl gáádà tẹ aláta fáìbì ha wàtìrùkìl gáádà àwọn ọmọ obìnrin lẹ̀ àwọn obìnrin ojú títì ní wọn lẹ̀ obìnrin ní wọ̀nà fáṣẹ ẹgbẹ́ à ah, tó ti rí kẹ́nu kí ló kàn ìwọ̀n ìjọ owó ẹnìkan obìnrin ìwọ ni ó mọ̀ lọ sí ẹ lọ́tọ̀ obìnrin ìwọ̀n tó kéde àwọn mọ̀ lọ sí wọn lọ́tọ̀ tó ń sàfí èèyàn àbá ni ó máa fẹ́ nínú òjì wọ́n tó fà ó ga wá ti jà ayé ó ti di ọ̀tọ̀ bí wọ́n àánà àti ìlà àwíyọ́ sí àbá tí wọ́n hà bẹ́rí àárín bẹ́rí aláàlẹ́kìláwì kúrò níbi àwọn irinṣẹ́ àlùjó jasin bàndírí ìlú lójí pàṣẹ gbogbo ẹ̀ oríṣiríṣi olóṣè oríṣiríṣi aláàlẹ́kìláwì rẹ̀ tó ti yẹ báyìí àti àbá tó wọ́n sọ pé wọ́n ń dùn mọ́yà láti látọ́rà tó ti rán tí ó máa sùn tí wọ́n ní á ah, tẹ́ ilé ìbá ń gbọ́ ọmọ inú mi máa ń dùn ní kí ní bọ̀ lórí jẹ́ tẹ́lẹ̀ òmọ gbọ́pù rán kí mọ̀ ẹ̀kọ́ ìpínlẹ̀ àwọn náà lè lèyìn àfáàní òjìnà sí wà nílẹ̀ àmìrọ̀dí múrúfẹ́ ìjẹ́lẹ̀ kàfààlì wà nílẹ̀ àmìrọ̀d àti fine boy agbẹ́lágbà tó wá pẹ́lá rẹ̀ ní boy èyàn ti bẹ̀rẹ̀ wọ́pọ̀ sí ẹ̀ tó ní à ah, fine boy ní mi à fọ́sí rẹ̀ tó lọ́pọ̀ máa tó bí ẹ̀ kó ti bá ṣe kí ni ó ti máa fi mọ́ yóò àmúṣọwẹ́lì yóò sọ sí ọrùn àwọn kòkòtò kò ní pé

wọ́n ti pọ̀ láyé nísìnyí o ní ìmọ̀ bóyá wà lọ́rí dáadáa àmọ́ mo mọ ìgbà láti wọn mọ́já àti mo mọ̀ ẹ́ dáadáa àwọn kan wọ́n wẹ̀ ní àárọ̀ wọ́n lè fi o tó bá tó wá di ọ̀rẹ́ kan bá ti lè kéwú tó wọ́n yọ̀rọ̀ lọ wẹ̀ wẹ̀ wọ́n wà múra wọ́n kún pọ̀ dé àwọn jáde lọ nù ó ti gbàgbé mẹ́wàá abọ́dì abọ́dì ọ̀sẹ́jì ló wà ní bí obìnrin yẹn pé ìsàáàbò ń ṣe bí obìnrin èyí tà bá já tọmọkùnrin náà bá jáde táǹkà sí fún ṣáàmù tó dúhá ìmọ́lẹ̀ òun dùhá yóò sì lékí ni yóò níwọ̀ fún bó ti lẹ́wà tó bí obìnrin wá ìzá màmà sa yóò sì rí ìbẹ̀lẹ̀ àṣàn wá ìzá màmà sa tó bá fẹ́ rìn lẹ́ni tí ń yan tí máa ń yan rìn àti kan yẹ̀mí sùn yìí nùmọ̀kọ́mọ̀ yẹ̀mí sùn wáyà tàbátà yẹ̀mí sú òun ìyàn wáyà ó fi ń ìgbéraga so wá ìlà àmọ́ràn tó máa ń rìn níyàn yóò bí rí bèèrè asal yóò sọ ọkọ̀ di nǹkan táwọn èèyàn fi ń pe yẹ̀yẹ́ látara wípé bó ṣe ń rìn bó ṣe ń rìn ju ti ọkọ̀ lọ nígbà tí a máa gba ọkọ̀ mú bí ó ṣe máa mí lọ́wọ́ tí àwọn afẹ́ ti jà so yóò sọ kìnnì yóò sọ ọkọ̀ àrí ọkọ̀ ọgbẹ́ ni mo wúyọ̀dọ̀ sí ọkọ̀ ó dá ọkọ̀ e? yóò sọ ní ìbàdá sí gbẹ́gbẹ́ni yóò sọ ní ìbàdá sí ẹ̀yẹ but after the end gbàtó yẹn ni wọ́n ń pè ní ọkọ̀ ọkọ̀ tó di e, irúgbìn kan ní jẹ́ ọkọ̀ irúgbìn kan ní jẹ́ bẹ̀ tó di lẹ́wà tó di yé báyẹn tátẹ́gùn bá ń fẹ́ yóò máa ṣe báyẹn yóò máa tó ti yé báyẹn sòsò igbó ní ọkọ ó jọ irúgbìn yẹn jẹ́ kó máa pé ọkọ̀ yẹn ní irúgbìn yẹn tó ti yé báyẹn ẹgbẹ́ asàlì yẹn àti kéfẹ́ ìjọ ká pé ní ọkọ̀ yóò sọ di nǹkan táwọn yóò máa fi ṣe yẹ̀yẹ́ záàdà ọmọ yẹn ó lékún ní sàánà ìmọ́lẹ̀ náà ìta bá fẹ́ fi lọ àwọn àdáàlìnà òhùbí gósìlì fáátàdọ́ àbáfẹ́ fi tẹ́lé bí ẹ̀tùtùn igi fáátàdá yóò àbádọ́gbà ìyẹn ni pé gbogbo tó ń sọ yìí òyìn ọmọkùnrin yẹn bó ti lẹ́wà tó ní ó ní jìnà sí ọmọkùnrin bẹ́ẹ̀ ọmọkùnrin táwọn fẹ́ràn ní ìtòjọ ọgbọ́n sọ́kùnrin yọ ní àbíkìnrin àbóbìnrin tẹ bá ń wọlé fún àwọn ẹ̀sìn tó ti di bí tí àwọn náà tó ti di bí tí obìnrin yóò wá gbé wọn pẹ̀lú ọkọ̀ wọn ni ara ah, tẹ́lẹ̀ ọba sùn tóbìnrin ń gba ten thousand wọn ni ọmọ ojú báyìí lọ nà three thousand náà ah, ojú báyìí lọ pé àwọn èèyàn ń dùn mí ni o àlàyé dáríjà wọn ló ti dé lọ iná o. wàtẹ̀kì fi mú ń ta òfin lẹ́bí àǹtàtà wà òtẹ́jì bí àmúra ní jalal afáàlì wàtẹ̀kì ìwọ náà lọ ronú fi mú ń ta òfin lẹ́bí lọ ronú síbi òpin dáadáa á ń tàtà àwáwù tí ń wù ọ̀hún tẹ̀jí amran jalal ó rí sí ọ̀rọ̀ yẹ̀yẹ́ ni jalal ti máa ń ayé ọ̀rọ̀ yẹ̀yẹ́ ni tó ti yé báyìí ìyẹn ní sàábà kan fi sọ fánẹ́bì nígbà tí ànẹ́bì ti sánẹ́bì ni a ah, wọ́n ti kọ́ ọmọ rẹ tó jogun ó ní kúlù ṣe ìlú rẹ kà jalal ó ní gbogbo nǹkan tó bá sọ̀rọ̀ sí wà nẹ́bì lọ́dọ̀ mi yẹ̀yẹ́ ni ọmọ mi kú ìyá mi kú kò jẹ́ nǹkan lọ́dọ̀ mi tí wà nẹ́bì kan kò sí ṣe ìlú rẹ jalal ayé ayé gbogbo tó bá jẹ̀rọ tó wà lẹ́bí hayin so jẹ́rẹ̀lì nínú ilmi lugha a máa ń pè ní àdìdáàd nínú àwọn kẹ́límà kan tó ń pè ní àdìdáàd àdìdáàd ní kẹ́límà tó jáde pé yóò ní ìtumọ̀ kan ìgbà kejì ìtumọ̀ yẹn náà tó ní ìtumọ̀ rẹ̀ jálà ló lè túmọ̀ ọ̀rọ̀ tó wà àárín ẹ̀kúta wọn pé amúrò ìjọra ọ̀rọ̀ tó tóbi the same ó tún lè túmọ̀ kí ni ọ̀rọ̀ yẹ ìyá ẹ̀yẹ ní wọ́n pè ní àdìdáàd nínú lugha so ti kẹ́límà yẹn wọ́n fẹ́ sóbi ọgbọ̀n tó máa ń ṣe oṣù abáyàn ló já sí pé ìdàkejì túmọ̀ rẹ̀ ní òjò mọ́ tú méjèèjì papọ̀ ṣùgbọ́n níbi bí ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ẹ̀yẹ́ ni ìyẹn kó tó bá di gọ́ọ̀nà ẹ̀yẹ́ ní padà gbẹ̀yìn rẹ̀ lẹ́yìn ọdún mẹ́jọ ìyẹn kó tó bá yìí ti fún ààrẹ ní kó pààyàn lẹ́wọ́ pààyàn lẹ́lẹ́ lórí tó bá yìí ti fún ààrẹ kó wá pé ìwúlò ọdún mẹ́jọ lọ kó sọ pé candidate tí mo yàn fún yé ní tó bá yìí ti sẹ́bẹ̀ wọ́n yáyàn fẹ́ yẹ̀yẹ́ kan ló gbẹ̀yìn rẹ̀ tó bá jẹ́ president kí ló gbẹ̀yìn rẹ̀ yẹ̀yẹ́ náà yìí gbogbo nǹkan tí ẹ̀bá mọ́ dà tí yóò bá sì dà tọ́mọ bá jáde sẹ́rọ ní kò tí yóò bá sì wọ yunifásitì wọ́n fẹ́ tó bá ní sọ pé ìtùkọ́ bẹ̀ tí ó gbé tí wọ́n fi mú ní yunifásitì gbogbo àwọn ọmọ sáà ń bí bẹ̀rẹ̀ gbé sáàgbà bẹ́ẹ̀ fún yunifásitì tó bá wọ yunifásitì ẹgbẹ́ wà ní gbogbo ilé ìjọba wọ́n tó máa ń ṣe wàhálà káàkiri fún òṣìṣẹ́ náà ìṣẹ́ iṣẹ́ tí ó bá sì rí iṣẹ́ tí ó ní ìlọrin tó bá rí iṣẹ́ tán ó ti gbogbo máa ní ìyọ́wò sanwó ọ̀dẹ̀ sanwó àwọn 25 lẹ́yìn fásanwó 25 ni wọ́n ń sàtọ̀ ọ̀sán ni wọ́n ń sàtọ̀ ọ̀yọ́ wọ́n wá ń sàtọ̀ wá ní 5 àwọn ojú òtún máa pàpà kiri ni promotion gbogbo ẹ̀ tíjú òkú kékeré ni amúra ìjẹta tí ó ti wọ́n ní sàárè. ẹ̀ẹ́dá láàrin àwọn àdìjáde ẹ̀dá sí bọ́ọ̀rọ̀ bá sí mọ́ وأجري الخمرة إن كنت فتى كيف يسهر في جنون من عقل وأجري الخمر وما موسما ما مغبرما ما متاسما 6633 ما مغبرما إن كنت فتى tó bá jẹ́ èèyàn tó ní làákàyè tó bá jẹ́ ọmọkùnrin dáadáa كيف يسهر في جنون من عقل bóò ni ó ti máa rìn bí wèrè ẹni tó bá ní làákàyè واتق الله فتقوى الله ما bẹ̀rù ọlọ́run ọba tó pé bẹ̀rù ọlọ́run ọba já wàrá tí kọ̀ bàmìrì ẹ̀yìn ìlàwàtọ̀ kò ní bá ọkàn èèyàn kan kò ní máa bá ìyá aládùúgbò ìlàwàtọ̀ àyàfi kó débi tó ń lọ àyàfi kó fẹ́ṣẹ́ ilọ̀ alìbàtọ̀ ni lẹ́yìnsà máa yàtọ̀ òtún kan kìí sẹni tí ń dáná lóru bátọ̀ lànà ń kọ́ láàmà pè ní akéèyàn ìnà máa máa yàtọ̀ ilọ̀ alìbàtọ̀ ni akéèyàn òun lẹ́ni tó bẹ̀rù رجل يرثون بالليل ضحى صدق الشرع gbogbo nǹkan tọ́lọ̀ bá bá wí gbà lódodo má pè ṣẹ̀ríà nírọ́ wà látẹ́ẹ̀kà ilà má sì lọ ọ̀gbọ̀kú lọ sọ́dọ̀ rọ́jù nínú ọkùnrin kan má gbára lé ọkùnrin kan yẹ́rí sùdù bí lẹ́yìn zuhal tí ń dẹ́gẹ́ ìyàwó zuhal lóru ìyẹn ni mùnà jímù má fa àti bàbá sàrẹ̀ kan pé áà tó bá ìdọ́dọ̀ bàbá ti ní gbogbo ẹ̀ ni wọ́n yanjú fún mi kí ló ṣẹlẹ̀ tọ́ àwọn ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n tún parẹ̀ fún mi bí pàtí mọ́tò má gbára lé kí ni má gbára lé ẹnì kankan ṣẹ̀ríà ni ó gbàgbọ́ ṣẹ̀ríà tó sọ pé òkú hàn ni wọ́n ní kó gbàgbọ́ àwọn tí wọ́n ń kọ́ náà ní ọkọ́ ni kò pè ní kò pè lódodo hàràtí afkárùn fi kò dé ìrà àti náà pẹ̀lú àdáánà sóbùlà náà àzáwájal fi kò dé láti mọ́ láti máa pé kò ló ti tó agbára máa ń náà ẹni azà ẹni tó ga wàjálà tó ti gbàngbà kò yí àwọn èèyàn ọ̀rọ̀ rẹ̀ dàgbà àwọn èèyàn lọ́wọ́ kátà abalẹ̀ máa ń ta alálẹ́kálẹ̀ kéfàkàm fàlà mi ń jàmù ẹ̀wà fúnà mi ń dùwà kátà abalẹ̀ máa ń ta ọlọ́run ọba tó kọ ikú tó pe lọ́rùn ó kọ ikú lára yà lé àwọn ẹ̀dá lórí pàká mẹ́rin mélòó fálà ní germany ní kú ti fẹ̀yìn rẹ̀ lélẹ̀ nínú àwọn jàmá fálà wà wà mọ́kúlú lónìí nínú kínú yẹn nínú orin zoe káàbù ìlú zoe wà wà mọ́kúlú lónìí tó lára bí òní fẹ́yìn pàpàdé àdúgbò sí kí ni kọ́ fẹ́yìn rẹ̀ lélẹ̀ fálà ó fẹ́yìn rẹ̀ lélẹ̀ ní germany nínú àwọn jàmá lórí mìndúwà nínú oríṣiríṣi ìjọ ayẹ̀nà múrùdù wàtàdí àánú wà mọ́láàkàlẹ̀ àrìdọ̀ wà wà láàwà àgbàl ayẹ̀nà múrùdù orílẹ̀ múrùdù dà wàtàdí àánú àti kanaan ọba àgbáyé ànábì Ibrahim wà mọ́ mọ́láàkàlẹ̀ àrìdọ̀ àti gbogbo àwọn tí wọ́n ń pè mú báwọn làwọn nílẹ̀ wà wà láà wọ́n yẹn tó bá wù wọ́n síbẹ̀ wọ́n àgbà wọ́n sì yọ ẹni tó bá wù wọ́n kúrò níbẹ̀ gbogbo ọ̀dà àìnà àádùn àìnà fèrè àwọn ọ̀wàmọ́ àwọn ìjọ àádùdà fèrè àwọn ọ̀dà àtàwọn tó jẹ́ pé rọ́fà al-ahrama rọ́fà al-ahrama tí wọ́n ń gbé àwọn ilé tó ga táwọn ilé ìrùmọ́ ń pè ní skyscraper ilé tó ga gan tí wọ́n gbé sókè mẹ́yẹ̀kùnmá ẹni tó bá ti gbọ́n dá ń sọ yìí àkàrí yóò fi ronú fún wa pé àwọn báyìí báyìí ni wọ́n ń dákọ̀ ọ̀hún àwọn báyìí báyìí ni wọ́n ń dákọ̀ ọ̀hún àwọn báyìí báyìí gbogbo wọn dà àìnà máa ń sàádù àwọn tí wọ́n jẹ́ ayé dà tí wọ́n jẹ́ sẹ́yìn ìfàyè àwọn tí wọ́n jẹ́ àtiwájú ayé wà ṣáádú tí wọ́n ń kọ́ mighty house láti aṣá ìyàrá ma òmìnir tó bí tẹ̀sí ibi alìmọ̀sáàjì tọ́bá ti lọ ṣáádà òjìkú wọn pé yàn kọ́ńkà lásán ó kọ́ mighty kìíní nìyẹn ó gbé nǹkan tó tóbi tó gbé kalẹ̀ wọ́n bá àna tí wọ́n sì ma oríṣiríṣi àfihàn hálàákàlì kò ló fa alẹ́mútò ogun nílùkù lálẹ́ hálàkàlùkùlù gbogbo gbogbo wọn yányá ni wọ́n ti kú fálàm tókì nílùkù lálẹ́ àwọn òkè àpáta alé tí wọ́n kọ́ tó dàbí òkè àpáta lámtóbù Ni àdùn kò rọ̀ wọ́n lọ́rọ̀ lọ́jọ́ tí kú dé náà kúlà àpáta nìyẹn ní kí gbogbo nǹkan tí wọ́n kọ́ tó tóbi bí àpáta gbogbo òfin kò rọ̀ wọ́n lọ́rọ̀ سيعيد الله كل منهم وسيجزي فإلى ما قد فعل سيعيد الله كل منهم gbogbo wọn lọ́wọ́ ó gbé wà fún ajẹjọ́ o wọn ò lọ lásán báwọn kìí sí kí wọ́n kú wọn bá ilẹ̀ ọlọ́wọ́ bá ọlọ́run ó sọ mọ́nù àwọn àròjọ pé bóòlẹ̀ sí lórí máa gbogbo tó ń kálukú bá ṣe ọlọ́run àtàlẹ́sàn rẹ̀ àìbùnẹ́yẹ́ ma wà sọ́yá jẹ́mà tó bá rí bẹ́ẹ̀ ìwọ ma mi ìwọ náà ma gbọ́ oríṣiríṣi ṣíkì jẹ́mà tó kójọ sínú ìka ma kò sọ̀tẹ̀lẹ̀ àkà ìrọ̀lẹ̀ mẹ́lal ìka ma oríṣiríṣi àwọn ọgbọ́n kò sọ̀tẹ̀lẹ̀ àkà ìrọ̀lẹ̀ mẹ́lal èyí tó yẹ kí a fi dá òtìlò bílí ilmà wà látàkì sálífàmà ó ní òtìlò bílí ilmà lọ wá mà ìwọ́n náà jáde kọ́ ọ̀dọ̀ síkè ní kò lọ wá mà wà látàkì sálífàmà má sì òjú o má áwọ̀ àdánkháyà tani fi ń jìnà tó re tó tó àlá àrìkásà tó bá lóró jù náà ló pọ̀lú bíjá sípẹ́ tó bá lóró jù ó lè máa ṣe mo mo wonder pé bò ní ẹ ti lè máa ṣe pẹ̀lú òjò i wonder if ṣe ìhìn ìhìn rí bó ṣe rí bíi ìrírù yáàmù tó lè lù tó wá sọ pé o ní kájí ọ̀rọ̀ àmàkéwu o ní ti lẹ́sìn káàkiri àmàkéwu ó dà nínú ẹ̀rọ ní yìí nígbàdẹ̀ tí wọ́n lè kéwu gbogbo àwọn tí wọ́n yìí lọ lẹ́sìn ìgbéra gbé lè kéwu nìkan wájú kò tí bóòdù wọ́n ti rí èmi máa ń sọ pé tó wà lè ó tẹ́ báwò kí ó mẹ́rin náà pé lè kí o mọ́jà márùn-ún kódà ojú ẹ̀mí àti jíjẹ́ àfàlà lẹ́sìn ìgbìyànjú ìgbìyànjú ìgbìyànjú so látara bẹ́ẹ̀ mo gẹ́gẹ́ bá fásitì ọ̀bán wọ́n ní Sheikh Adam pé bàbá ó tilẹ̀ fún ara rẹ̀ ní ọ̀sẹ̀ méjì kò ní jáde lé yóò àti gbogbo ẹni tó bá wáyé ní ìpínlẹ̀ o gbogbo ẹni tó bá wáyé ní mo ti travel lọ sí Cairo fún two weeks nínú ilé tí wọ́n fún ọmọ àpàtìrà so ìyẹn náà ń pè ní shihad ọ̀rọ̀ ìmọ̀ kódà ẹlòmíta ìmọ̀ mú fẹ́ ah, àwọn ilé ìjìlọ bí kéwú ara yóò máa jáde lọ́wọ́ pé ah, ó fún bí ìtura ìkàkiri àwọn ọba ariwo fi ń kọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ bá ní orí mẹ́rin àwọn ọgbọ́n lọ kọ́ńgbẹ́sì kọ́ ò kó lọ sílẹ̀ fún ara rẹ̀ ó tètè lọ sí ogun àwọn tí wàá padà lórí kìrìkìrìkìrì ni àwọn yìí ń ṣe gbogbo láti ewu ìtẹ̀rẹ̀mọ́ ń sọ fún mo travel ni ìlọ ń bì ni mo wà ní ps mo lọ sí àmì ọ̀dì kan five days six days so bí kálukú ṣe ẹ̀mọ̀ ẹ̀rí pẹ́jà ara yín torí táwọn yẹn bá ti ń pariwo rẹ̀ àà tí wò rí tí láka àgbákò ti tẹ̀lẹ̀ sí ọ ìta gbangba ni wọ́n ti dojú sí ọ nígbà tó bá ń gẹ̀sọ̀ dáhùn ìta gbangba lẹ́sìn yóò ti yọ ẹni tó kọ́kọ́ ní àmọ́tò wà ní àmọ́ pé kò tó bá wọn jà àwọn èèyàn ti máa ń pariwo èèyàn jù bí ó fi sọ náà nì pé ní tí ò tẹ̀kínì lọ sí títọ́jú wa but kó tó wá ìdí náà wọ́n wọ́n refresh ara rẹ̀ àwọn onífẹ̀jọba náà ń lọ refreshment course ó sì ti lọ refresh ara rẹ̀ nígbà tó bá fi jáde tẹ́ bá àwọn yẹn ni ah òsáàbì ẹ̀ tún tuntun sí ni pé ń bolẹ̀ tún sí yíya wọn ṣe ní ìjáde so ó tún ti lọ refresh ara rẹ̀ nìyẹn but ẹni tó ń bọ̀ ìyájú bí káàkiri tó ń wọ èrò kò ráyè pé ń kàtí àkò ráyè pé ń tè kankan so òun ò ní ní tẹ̀síwájú kankan àwọn tó ń parọ́ fún àwọn onípadà máa ṣe ní lọ ní síjà rẹ̀ ìdásọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ká lọ nígbìyànjú o gbogbo àwọn àtìkọ́ èyí ti ká fún àwọn máa ń tèkì ẹ̀dí opportunity ti ka tíra ní èyí ti ká àkọjọ́ mẹ́wàá ní tíra dání dájú tó ẹ̀mí iṣẹ́ èyí ti ká fún lọ́rin máa láti bí ọdún kẹta sọdún kẹrin ìkọ́sẹ̀ bá wà nílé tó wà àti káàkiri káàkiri káàkiri nínú èyí ti ká torí wà travel lọ sékòó ọjọ́ mẹ́wàá wà ń jùmọ̀ bóyá hàn kùránì tó ń tèmi ń kàlejò náà gbogbo ẹ̀ka tó yókù ní ká òdè tíra nígbà tá a bá parí ọjọ́ mẹ́wàá a ní ìtùpẹ́ ìtùpẹ́ láàmú ẹ̀rọ kan jẹ́ lójú náà so nígbà tí wọ́n bá ti parí ìdíkà bí yóò ju àlè mẹ́ta kan yóò sì rí àlè mẹ́ta kan fún ten days now aka lóru aka lọ́sàn-án aka ní gbogbo ẹ̀ so ẹ̀jẹ̀ wa náà a máa ní ewu tàbá àwọn ká òun ni ò tí mọ́ lónìí gbogbo bá tó ń kí oníṣì tá a bá ti wá láàárọ̀ ó tún jíjú náà tó ń gbọ́ ọ̀ká lónìí tó túrú so bí mo ṣe ń sì wò tẹ́lẹ̀ nílẹ̀ tẹ̀ ń sì tẹ̀ kì í ṣe tó wá lẹ́yìn sí ó lọ ní pé ìgbà tí wọ́n kéde bí wọ́n sọ kìíní ó sáré jọ́ ìjàmbá rẹ̀ torí wọ́n jọba ti ń pẹ́ sí o ti gbàgbé nìyẹn ti lọ nù ìwọ àtẹni tí ò wá bákan náà nìyẹn tó bá ti ẹni tó bá lóhun àtórí òfin yòókù ní pẹ́ ẹni tó bá kọ tí ẹ̀ka rẹ̀ yóò farabalẹ̀ fún tó bá tún gbàgbé ó tùrọ tún ìwé ó tuntun ha báyẹ̀ ni ṣùgbọ́n gbogbo yẹn ni òsì mọ́ni fún ìgbà dáhùn nígbà táwọn ṣe yóò wà wọ́n ní wọ̀lú wà nípò kí ìwọ àtàwọn àfáà ilẹ̀ ní òun ní sọ́dọ̀ mi fún àtọ̀lá bá sí ẹni tó bá rí dáhùn ọkùnrin ti a kódà kò gbẹjọ sí pé máàkì rẹ̀ ní fi pọ̀pù tó tẹ̀lé tó ń ṣàfà àwọn ò ní kọ̀ǹkan fáwọn èèyàn ọ̀rọ̀ ní wàá sọ fáwọn èèyàn lọ ọ̀rọ̀ yẹn làwọn gbà ń pè ìmọ̀ ni àwọn táwọn bá kọ́kọ́ pòròdúsì wọn yẹn ti dájú tẹ́ bá ṣiṣẹ́ twenty nínú kíláàsì tẹ́ bá ṣe ẹ̀zámù ṣàfàwí ní gbogbo ẹ̀zámù twenty wọn kò sí kíkọ̀ kankan kalẹ̀ àrùdùn ni ó yá wọ́n mọ̀ wọ́n kúkú pọ̀ bí èèyàn mẹ́fà kíláàsì kan wọ́n mọ̀ wí náà ni wọ́n fi ọ̀rọ̀ sí àwọn tó dùdú ní wàhálà ìjọsìn àbáni kó ìgbìyànjú jọ ọ̀rọ̀ pípì láti mọ pípì ò pípì nínú ẹ̀sìn wà látọ̀ ṣẹ̀dé ánìwò wọ́n jẹ́ kí ìgbàgbọ́ kó àìrójúgbà ọ̀fún ọ̀bẹ ìmọ̀ ẹni bóyá owó àwòkáwà àbí ọmọ ọ̀dọ̀ tó ti yé báyẹn àwà lọ́mọdọ̀ àdébìyàn pé ìnà ìkọ̀wà lẹ́kùn kàwà lókòó àwọn ọmọ ọ̀dọ́ yìnyàn ọmọ ìyá yìí ni wọ́n o àwọn ọmọ ìyá yìnyàn ọmọ ọ̀dọ́ yìnyàn ọmọ ìyá yìí ni wọ́n ẹmọ́ mú ọjọ́ ọmọ ọ̀dọ́ wà jùrí nígbà ọmọ àfáàrí yẹn ohun lóbi wà á sí ohun famani wà á sí lè wùdọ́ fi wá ìmọ̀ fàmẹ́ yá kèrè mọ̀ àbáza ní tí ó nà yóò kèrè lójú rẹ̀ náà ló fà sí ẹni tí ò bá dá

Ìgbòrò àríkáyí kàmù mi. Kọ́ra àbá tí a rí báàbù hù, onímọ̀ sọ wípé àwọn ah, onímọ̀ ti lọ àbáàbù ní jámù rọ̀. Àwọn tí jámù wọ́n ń bẹ lọ́wọ́ wọn. Wọ́n sọ pé tí ah, wọ́n rí gàbí àwọn iṣẹ́ alámùwá ni, tí wọ́n rí gàbí Dr. Aláró ni, tí wọ́n rí gàbí Ṣókàjẹ́ àdónímọ̀ sọ bẹ́ẹ̀ o. Tí ah, wọ́n sọ fún sọ́dọ̀ ń kó kọ́ wọn sínú Kùránì ni táàtì wọ́n sọ wípé àmẹ́bẹ̀ ọlọ́run làwọn ilé ń pé ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ ọlọ́run ti ní olè tó wọn dákọ̀ bí tó kọ àwọn yìí wà ní kùránì kúlù mọ̀ sáà alàtẹ̀rẹ̀ sí tí wọ́n fẹ́ tó bá ti rìn lórí ojú ọ̀nà kankan wà sọ yóò padà débi tí ojú ọ̀nà yẹn parí sí àwọn ibi kan làwọn rìn fáwọn fi dé bẹ́ẹ̀ in tí wọ́n níbi ní pé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní màtí kò máa rìn ó lè olè jù wọ́n lọ fífi ó lè jù lọ bọ̀ tí wọ́n rìn ojú ọ̀nà yẹn rìn ojú ọ̀nà yẹn èmi máa ń sọ ẹ̀yìn nígbàgbọ́ pẹ́ nìkan bẹ̀ tí wọ́n lè tó in tó sọ ní pé àyìn lè ṣe gbìyànjú bí èèyàn báyìí in tó sọ nù bọ̀kún wá ní òòlè tó èèyàn báyìí láìláì ọ̀rọ̀ tí ò dànù tálẹ́ni náà tó lè tó kí ni tó bóòlù ti jẹ́ tó lè tó ṣé wọ́n gbé àwọn àjẹ̀mú sára ti ẹ̀mí tó wọ́n pé ibi tó dé yẹn ó lọ́nà tó tọ́ in tó wọn náà lè jẹ́ pé àwọn ọ̀nà tó tọ̀ ní ń ṣèjọ́jú lọ́nà yẹn jù lọ ibi tó rọ̀ wà nìyẹn àwọn àríjọ pàdé fíyàn tó sọ ní pé yìí lè ṣègbìyànjú tí kí n ṣe ìlàgbàjà ṣe ní táàmù ọ̀tọ̀ ni ò ní sọ fóòlì tó yàn láti ara bẹ́ẹ̀ àwọn náà lè ṣègbìyànjú náà. ẹni oníṣẹ́ tó fọ́nlà ní ẹgbẹ́ wa tó wù sí gbogbo ẹni tí ó lọ bí ibi tí ó bá lówó fún ìwò lọ kò tó gbẹ ẹni ojú ti bẹ. níbo ni ẹ. ibi kúlù ní kọ́ńlà ẹ̀yọ̀ dáhùn ẹgbẹ́ kọ́ńlà ló lọ wá bẹ́ẹ̀ sí. òun ló ń rí máa ní oríṣiríṣi ìwà rà oní nǹkan tó sọ pé òṣèlú tó wà ló kúrò lọ́wọ́ abẹ́lé ní gbogbo ẹni tó bá sọ pé wọ́n lọ síbi ìpínlẹ̀ òní pé ló débẹ̀ wọ́n kò sí gbogbo ẹni tó bá tó bá fẹ́ lọ síbi ah, kan. nù á ṣe é báyà fún àyè àkàdà ó ẹni tó kọ àwọn tó ń bá gbàgbé òní kò ní sọ pé bó bá ṣe lọ́dọ̀ tó ní yóò kọ̀ sí orin ẹ̀ padà ẹni tó lo kí ló ń kàn nǹkan náà kàn ní ẹ̀ báyà fún àyè táàní kò gbọdọ̀ yí padà kúlù mọ́ ń sára nǹkan tó gbà lé wọn pé gbogbo eléyàn pè ní àrùn mọ̀sùn ẹni pé ká lè pé gbogbo nǹkan ṣùgbọ́n tá àgbà léwu ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn èèyàn pè ní àrùn màsús ní ìṣẹ̀ríyà pé kí gbogbo ẹni tó bá rìn lójú ọ̀nà yóò tètè ní yóò tètè tó ń lọ. fìzíyàdì ilmi irgáàmù ìdá tí mọ̀ yẹn bá lékún lójoojúmọ́ irgáàmù ìdá ìfín mú ọ̀tá gbolẹ̀ bẹ́ẹ̀ wájà máa lò lè ẹlẹ́mí ẹ́sìlá olè àmàlì ẹwà ìmọ̀ ó wà níbi pé kí jẹ́mí lèlèmán ti kọ̀ bí náàwí ìfàmán jẹ́ kọ́ ọ̀tí bẹ̀rẹ̀ lẹ́nu ẹjọ́ kó dùn pẹ̀lú pé kó lọ́kọ́ náàwù dáadáa tẹ́rí nígbà tàbí ń kéwú sáàrí ìdájí tí ọ́bí ìdájí náàwọ̀ ìsọ́fúnlẹ̀ mọ̀ bá sàkàtìrì ẹ̀ ní ti mú kankan máa gbogbo àwọn tí èyí lọ́bá ń ta kíláàsì ẹ̀kọ́ gígbọ̀ pé àyín tó mẹ́wàá ìsọ́fún wọn ẹ̀ ní ọ̀nà ìmọ̀lósùn méjì ó fi lọ sí lẹ́sìn nìí tó bá dé báyìí ó ti ha ó ti àwùjọ rí à tó ìgbìyànjú ẹ̀ tó pé ó wà ní àtọ́rọ̀ ọlọ́run kó tẹ́lẹ̀ sàn òun ló mọ́tò ọ̀nà pé ọdún mẹ́ta mọ̀ kéré tó iná náà ìdájílẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fọdáwù yóò ní ọdún mẹ́ta pé tẹ́ bá fi lè jáde ìdádí ìtẹ́ ẹ̀mọ́ náà wù ẹ̀ ti sàgbákò ó ní ìtẹ́sùn kọ́ ní sánéwì ni ó wọn ò sì ní kọ́ iná òmọ́ ní sánéwì pààrọ̀ pàdá tí wọ́n ti kọ́ yí ìdájí ó tún lọ́dún ṣe ní àfọ́ wà nínú àti mọ́jẹ bá ti jẹ́ sánéwì tó ń pé sánéwì lòun náà gbogbo tó mú náà mọ́ òtún tó ẹ̀tí ọ̀rẹ́ ti kọ́ dájí lọ oníbi tún kankan tí ó fi máa tó bá wọ̀ tìwọ́n láti fáì yóò gba arọ́pù náà ni ó fi mọ̀ sọ fún ọdún tó ti yé yí tí ó sọ láti wọ̀ níkẹ́ sí tí ó sọ ẹ̀yà tó bá ti wá máa ní dájí ẹ̀ eh, wọ́n rò sí ní jẹ́ ìsánáyì lọ máa kọ́ ọ ọ̀rọ̀ yẹn mú bàwọn yẹn pé ẹ́ ọdún mẹ́ta kéré náà tán ó táwọn yẹn lè bẹ̀ẹ́ síta lẹ́bí ìgbà ẹlòmí ó tíráàbù ẹlòmí ó tẹ̀kí ní wàlẹ́ ìgbìyànjú ọ̀lẹ́ èmi náà mọ́ sọ máa tọ́ máa ń dàbí ní ti pé ẹ́ ìdájú yìí bàbá lọ opportunity yẹn lọ gbogbo nǹkan bí ìdákan ní kìíní bàlágà ni máa ń tẹ̀kí ní àròdù ní lóde nǹkan tó tẹ̀kí ní lóde nǹkan tó rọrùn torí pé àwọn nǹkan tí àpẹẹrẹ bá pàdé ń sáná wíì tó ní ẹni pé tí ẹ̀rọ rẹ̀ bá ti pẹ́ láti ìdájí ó bọ̀wọ́ sáréwì ó ti wọlé ló ti jáde ó ní appreciate sáréwì tó pé wọ́n fẹ́ jókòó àwọn ọmọ ìbàlágà láì sí mẹ́wó láì sí tọ́lú fún òun ìbàlágà ó mọ́ mẹ́ntìkì ó kọ́ ní ó kọ́ arúd kátún wọn ní òsúrù ìfikì náà wà kọ́ Àjọ́jọ́ bí ẹgbẹ́ ní òjẹ́ tí wà ní àwọn ọkọ̀ ìṣẹ́jọ ní pé ní ẹ̀sànú àwọn ọ̀rọ̀ amúkọ̀ ilé ìgbẹ̀jú rẹ̀ ní ẹ̀sì ti láti pé ní àtidájé ni. Tòtò ní àwọn ọmọ àgbàjì ẹjẹ́ ká take advantage yẹn o. Èyí ń kí wàhálà lẹ́ẹ̀mejì o. Ẹ̀sẹ̀ náà lèyàn máa ń pe kí ni? Ẹ̀sẹ̀ náà lèyàn máa ń ti wàhálà. Ṣé ìjọba ti mọ náà àdúgbò pẹ̀pẹ̀ kí ló kù fún yín? Wàhálà tẹ̀ máa dá kàkíra fún ara yín ló kù. Ó sì rọrùn ju wàhálà pé mo lọ èwo ló lè dùn méjì náà èwo ló lè dùn méjì tẹ bá ti mọ tí àgbà ayé ẹgbẹ̀ máa yọ nínú kó ẹgbẹ̀ kò rí ọ̀dá ní stóòbù oúnjẹ ẹgbẹ̀ ẹgbẹ̀ kó lè wà ayé dùn nínú kó ní ìgboro náà ayé náà ẹ̀yìn àwọn ìdí ewé atẹ́gùn tó lẹ́jọ̀ máa gbé nínú gbogbo tẹ́ẹ̀rọ yóò wọ orí ẹ̀sìn ibi tí ẹ̀ ti kàtíra láti tó sí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kàtíra rẹ̀ lójú oòrùn mm-hmm. so àwọn tẹ́ẹ̀sì ẹ̀ ìgbà olẹ́mọ̀ ara ní pé àà ah, ah, ibi tí mo kà á dé mo tún kà lọ́gbà tí mo ti fún ẹwùn gọ́rọ̀rùn so but ọ̀nà tí ó pé èèyàn wọ́n ẹni tí ó kọ́ yẹn káàkiri ni ẹni tí ó kọ́ yẹn náà wà á lẹ̀ oníṣẹ́ ìjọba tó ń náà wọn tí ẹ wà tọ́mọ́ jẹ yóò ṣe dá sí ibi olùkọ́ ẹ̀wọ̀n wà báyìí òtí ìbá dé ibi tẹ́ ní agbó ẹ̀jọ́ láàrín yóò jù wá láyé yóò wà fún ẹ̀yìn àpẹ́ kò fẹ́ ìsáfà tó ráyè tọmọ tí ó máa tẹ̀wọ̀n fẹ́ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ nínú ó sì máa ń gbìyànjọ kí èèyàn fẹ́ ké kó mọ̀ rẹ̀ tó kọ̀ ah! àbábà ń bẹ̀ ilé rẹ̀ kọjú sílé mi nígbà tó bá rí bẹ́ẹ̀ yóò máa jù kí ó sì kówó ìdílé mi àyè ìgbà ọjọ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Bàbá yóò rà nílé ìrọ̀bà, ẹni tó bá ṣe ìrọ̀bù léwọ̀ fún tí ó máa ìrọ̀bù, ìrọ̀bù rẹ̀ á nà tàbí yìí, tí ó máa bóò ní kálímà tí máa ń yí padà pẹ̀lú lákàkàrà kí làbá sọ bí lótìkì ìrìsábà ní ìrìsábà ní yóò máa dààmú bí lótìkì nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ yóò dààmú tó bá fẹ́ di kíni wọ́n yọ ìrìsábà wọ́n yọ láti àkábà kábàlù ní kọ́kọ́ tí wọ́n wà lọ́pọlọ bọ̀tẹ́ni tí ń ìyàfẹ́ ka ọ̀rọ̀ tó wá sọ wípé إنما يخشى الله من عباده العلماء ẹni tó ah, dájúdájú ọlọ́wọ́n bá ń bẹ̀rù nínú àwọn ẹrù rẹ̀ àwọn àǹfààní ọlọ́wọ́n bá ń bẹ̀rù tí tàbá lẹ́nu ìwúyàwó rẹ̀ tó ẹnìkan lè tìyàn pé ọ̀rọ̀ tí tó ń sọ tó wazini ṣẹ́ra wà láàrin mazhabi wazini ṣẹ́ra ìwọ́n àwọn akọrin máa gbìyànjú àwọn olóòtú kọrin nínú wọ́n bè àwọn olóòtú mọ̀ oríkọ ẹnìkan nínú wọ́n bí yóò ti pẹ́ tí mo ti rí ó wá fẹ́ kọ lẹ́sà sí mi wípé yóò ti pẹ́ tí mo ti rọrùn orin ló fi kọ́ sí mi nínú wọ́n bè èmi náà sì kọ̀ padà sí mo nípa fún so

wà láàrin mọ́sàábì kó wá dúró má kí ni o mọ́sàábì ni kí ni mọ́sàábì rẹ̀ ká máa kọrin ká máa gbà owó tó ti máa ká máa kọrin ká máa tètè mi ká máa gbowó yóò padà sọ níbẹ̀ fásitìrá ò rẹ̀ kò dé fẹ́ẹ́tò ní àkọrin àwọn tí ń kọrin tó jẹ́ wọ́n mọ̀ sọ pé sẹ́ni tó fẹ́ tàwọn lọ́rẹ̀ kó mú rẹ̀ dání àkọlù wọ́n kéré ìtìrá rẹ̀ bì yìí sọ ẹnu pé yìí nídìí rẹ̀ wọ́n yẹ láti àtọ́ra àkéyànjú nǹkan rẹ̀ rẹ̀ ìfọwọ́ta ọrẹ̀ dànù tí dúdá ilé ayé àkọ́ni wọ́n kéré nínú àwọn akọrin tí ń kọrin jẹ́ fáwọn oníwà ànúni àlàlífọ́dì ìwà máa ìmá akọrin òun ní àdírẹ́sì pé èèyàn lọ́lá wà máa áfànà ṣíra kí ní fi ń dá tó orin ìzáàlàmì òkútázà nígbà tí yóò bá mú ní nǹkan tí yàn fi ń jẹun tí yóò bá mú ní nǹkan ìyẹpẹrẹ mo ti sọ̀rọ̀ ayé ìbùtázà làpẹ́ sọ́ọ̀bù ìbìzìlà àtọ̀ ìyẹpẹrẹ so ní ìrìn músẹ́ ní nǹkan ẹ̀yẹ̀kẹ̀rẹ̀ náà ní pé kéèyàn àti kéèyàn máa ta ọrọ̀ anáyà ní owó àbí kéèyàn kọ fẹ́nìkan láti fi kékeré láti fi gba owó lọ́wọ́ rẹ̀ máa ta alólùfọ́dílì lámúyẹ́bù kọ́rọ̀ sí wá àwọn tí wọ́n lọ láti kú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta akọ̀tò sága wọn pé kága wọn náà àwọn àgbékáǹtì àwọn wọn kù lámúyẹ́bù kọ́ sí wà kò sẹ́kù ju múkìrì sí ìyẹn ẹ̀yẹ lọ ẹ̀yẹpẹrẹ awọ́mọ́lá àrẹ́lá áfìlì sákàn abẹ́rẹ́ wíyá tó pé ìpínlẹ̀ rẹ̀ láwọn wò máa lára ẹni tó yá tó pé ó gbára lé kíni ó gbára lé ìpínlẹ̀ àwọn ni wọ́n kù láyé máa ta áhálú àlùfọ́sì àdàlá áfìsàrù sẹ́kìbí láyẹ́dé kọ́síwò ààrẹ màálùmí ń tèrè ìtàlẹ́kùbal àdàlá áfìsàrù sẹ́kìbí láyẹ́dé èmi ò yá tó pé kí n máa kíkẹ́ ọkàn kọ́tìmù wá sí ń gé ọwọ́ yẹn àjùmọ́nù ó dùn mọ́mi ní sílẹ̀ kàlùkù bá ìdókè wọ́n ní mò ń kí sí ọwọ́ náà lọ. ìjàzátìrì yíyá àmàdí ìsìrì tó fi jàzátìrì dọ̀bí ìyàwó ní nàìjíríà tí ọwọ́ tí mo ní mo gé yìí tó bá sọ pé òun sẹ́mi lẹ́sàn tó ń gbé mo yìí tó bá lóun sẹ́mi lẹ́sàn ṣùgbọ́n tó bá kókò fún mi lówó fáyẹ̀ sí ilẹ̀ ìkájà yìí ó ti tó mi pé mò ń tijú ìyẹn tó mi pé àjọ ń tijú kí ni o àjọ ń tijú ara wa o ò lérè ìgúnlẹ̀ mi lórí èmi náà ti kéde èmi náà lérè ìgúnlẹ̀ lórí. àdàbòdà lè fa mi ìkáwúlé látàkùn ọ̀rọ̀ tó dùn jù tí wọ́n jáde lẹ́nu èèyàn òun ní kí n sọ fún ọ pé wá o sọ pé òfin àbí fifty thousand ní wọ́n tún ọ́ fèkó wà ní àwọn yàgbà ìyẹn ló dùn jù ápọ̀lẹ̀ yóò fi sọ lébẹ̀ kan ni ẹ̀fọ́ ápọ̀lẹ̀ yóò fi èmi máa ń tọrọ jù báyìí lọ gan but ẹnu ọjọ́ mẹ́ta tó fi mọ̀ yìí ó fẹ́ ṣe bá kan gba fifty thousand ẹ̀rù kò yóò dùn lẹ́nu yẹn àbí wà á máa rò ìkàwòlì inú kíkì ìbílà àlù ṣùgbọ́n àwọn tó kóró jù òun náà ní kí n máa dájọ́ tó wípé nà áàlì pé à ah, ó yà padà wá lọ́tún la padà wá lọ́jọ́ mẹ́ta pé ó ṣe é ṣe kó bú lọ́rọ̀ mi nà nìyẹn. mo lóko kìsì rọ́ àmì hù tó bú ní kìsì rọ́ tó múlùkù kìsìrọ̀ gbogbo tí ọba ilẹ̀ kìsìrọ̀ ń kó kàkiri tó pè lọ́lá kìsìrọ̀ tún ẹ̀dígé kan bẹ̀ túnkùnì àmì tó wọ̀ bá ti rí ẹ̀dígé kan bẹ̀ ó ti tó wọ̀ tó gbó jẹ́ ń bẹ̀ ó mú ń bẹ̀ ó fún ìyàwó jẹ́ ń ó rọ̀

jẹ́bọ́lá wàbílá ákì nazar wàbílá ákì àzàlìnáhù wàbílá ákì nazar èyí wọ́n pè ní ìkùtì máa fíyàn máa ń kọ́ àwọn òótọ́ fíyàn mú ẹ̀díyẹ́ pẹ̀lú alukurani òótọ́ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú nínú mọ́jẹ̀mú náà ní ké kó dájú pé èèyàn fẹ́ fi tẹ̀rí ọ̀rọ̀ tó dáa tó ti yé báyìí irú ẹ̀ làbá tó sọ pé yàtà máa ń nálé mari òfin sọ èdè ìṣíká wọ́n èdè àjà àṣìṣá àrùn وولا يرضى بحال واحد قتل الإنسان ما أكفره Òjíkáyà kan ìjẹ́ báyìí, àti ìkùtùbá sí ìkùtà ìrìn. Àmá ìwé ìpínlẹ̀ ọ̀kan sọ wípé, máa kọ́ ọlẹ́rọ búkàwé lómi, lílé ó là sára kó bá lè kọ́ ọ̀dára fúkàwẹ́ ìlò ń lè mú tọ́ lílá ọlọ́run sọ pé kò ní dáfẹ́ ní tí bá ń jalè àwọn tí bá ń kírun fún ọlọ́run ní òní dá fún àtà ìwé yìí wò dáa ìwé yìí wò dáa irú àwọn èyí ti máa tún lánà tún náà ìfẹ́ni tó kọ lè ìsàmọ́ yáwé fàtà sí àbìlí yìí لا ولا ما فات يوما ذي القتل ليس ما ياوي الفتى من عزمه gbogbo tọ́mì ènìyàn kó jọ lẹ́yìn àmì lásìlì kìí ṣe ìgbìyànjú rẹ̀ ló fi kó jọ kìí ṣe pé àà ní wọ́n jí débi tẹ́ mo ní ásìmù gan mo dẹ̀ serious kìí ṣe ìyẹn ìyẹn ní wọ́n débi tíyàn dé láwa náà mẹ́fà táyà ó mẹ́fìlì kan sáré ìtó sì bọ́ fún ọ tó lé tó lé náà yòó gbogbo ẹ̀kádà àti méjèèjì wá tí ó ti dùn ní àfà mi ní àádá àti ha fi rí ayé lẹ̀rù tó fi ní máa sàlẹ̀ ayé yìí tó kò fi dòlẹ̀ ààlè wa tó lè máa ń sàfà tó kò fi dòlẹ̀ ààlè èèyàn tó ti ga yóò gbé wálẹ̀ fi ara fi kákúdù táà máa ń fi sábẹ́ kẹ́límà ní tó jẹ́ bá ní kákúdù nìyẹn tó pé ìsàlẹ̀ ló máa wà nǹkan tó bá ti wà ń lẹ̀lẹ̀ ní jẹ́ kákúdù káfídọ̀ tún rọ̀ fi hàn àwọn akó wà nílẹ̀ ìwọ́n fi àwọn akó yìí zèké ní wọ́n ti wà lókè tó ti yé báyìí tó kù ìlò láàrin ẹni tó bá ga yóò gbé wálẹ̀ wà tó mú lé ìmọ̀ sáfà ẹni tó ti wà nílẹ̀ lẹ́kẹ̀lẹ̀ yóò wà zèké ní yóò fà sókè sẹ́yìn ìrìnàjì tó yàn lọ́la pé ní ilé bàbá sáàbí èèyàn tó ń ta sóbò sẹ́rí orin yìí tí àwọn ọmọ yé ìgbìmọ̀ sọ ilé ìjà tó rọ̀ gidi bá lé àdá àgbà kò yẹ̀rọ fẹ́ni tóun náà ń lójú kòkòrò tóun wà káàkiri fún ẹgbẹ́ tó bá jẹ́ ìlú láàárọ̀ òru yóò tó wọlé wọ́n yàtọ̀ síra wọn eré yóò jẹ àárọ̀ òru yóò nira bí wọ́n bá lè jẹ àìsàn àtẹ̀wà ló jẹ ẹ̀wà àti búrẹ́dì ní ìmìíràn dáadáa iṣu lè mí jẹ iṣu lásán kó dákù lọ́bẹ̀ èdè òsì pa mímọ́ mo ti mú mi lé lórí àbí àfáàná pé ní ìṣàtò ìgbàáyì ẹni tí ò ráyà ìtẹ̀mí tí ń lò tó ti yé báyẹn píta àti ìyà tó múlẹ̀ fi ń fi ayé tiẹ̀ ìṣàtò wá gidi kò yàtọ̀ síbẹ̀ ní olójú kòkòrò tó ń du káàkiri bá ní áàdà àgbàlù kódà sí ẹni tó burú ju ti tí ò tó bá kó fún àyẹ́sì ní bẹ́ẹ̀ nìkan ó tẹ́ jẹ ní ọmọ bẹ́ẹ̀ lóun ló ti wọ́n tẹ́kí ní òun yóò sì máa jẹ ní ọmọ kàbìjà ó lè rìn wà wà mú bèrè mọ́kùfìrún mélòó mélòó lára ìmà wà wà fún kiri tó wá lówó mọ́kùfìrún káyé pọ̀ sọ́dọ̀ rẹ̀ ọ̀ká bá sọ̀rọ̀ lórí rẹ́díò ní wa ní gbogbo ọjọ́ alamisi ẹ̀wù náà Àbílè ìgbà tàbí ní àbílè ìlànà. Wọ́n àbílè àtọ́jú mímọ̀ máa tàbí ní àbílè ìlànà tó wá kú pẹ̀lú àrùn òsì tí a bá lọ sí ọsibítù tó ń ní sobi èyí ó fẹ́ ọ̀gbìn onímọ̀ fẹ́ ní ìjá yìí nílẹ̀ ìyànà sí ìhà ni a kí tí ó rí èròǹgbà nínú ilé ayé wájà bá ènìyàn lágbáyà àtẹlẹ àmàlù àti ojú èèyàn tó débi tí ń lọ ó débi òréré rẹ̀ pàtó kìlì ìlà tàbí àwọn àtẹ́yìn إنما الهيلة في ترك الهيان فاترك الهيلة ولا تلوما المقر ilẹ̀ ọgbọ́n pé tara ṣe báyìí yóò jà sí báyìí tàbá ṣe báyìí yóò jà sí báyìí ẹlòmí ò gbà ń pé kájà ní fẹ́ ìpolówó ẹlòmí gbà ń pé a ah, pray tí mo ní pray pray pray ní ẹlòmí ò pé a ah, kó bá ti ṣe báyìí yóò gbé nǹkan ara kìí tẹ̀yìn afáàlì pàtó ó kèlè ìlà lọ́ọ́ fi ọgbọ́n ìpínlẹ̀ wá tẹ̀lé kó lọ́tà rọ́pàpọ̀ kó lọ sí kéde kó lọ sí pẹ̀lẹ́ lọ sí pẹ̀lẹ́ iná mẹ́rin làtò fẹ́ sàárè ìkéré èyà dájájú ọgbọ́n gangan òun ni kékeré àfọgbọ́nlẹ̀ ìjẹ́ tọ́gbọ̀n fún ọlọ́gbọ́n ni ọ̀hún lẹ́yìn pé kó fi ọgbọ́n àlùbọ̀kọ́ ilẹ̀ níbi kí yóò níbi ọ̀rọ̀ ayé yìí tí ní òun ló kọ́ ilé tó fi ààrẹ níbi ìsàlẹ̀ kòtò ilé àpéwò yẹn níbi ìsàlẹ̀ kòtò àti àbẹ̀fọ́n náà mọ̀ èèyàn kan tó ló bá kọ́ wọ́n á ní ààrẹ kò sí bẹ́ẹ̀ so wọ́n bọ̀ fún fúlàní pé pẹ̀lú àgbẹ̀ bó ní àgbogbo ah, tẹ bá kọ́ mu láìpẹ́ rẹ̀ ó dẹ̀ wà lọ fún wa ní ilẹ̀ sáà pọ̀sí ó sì mú wa lọ sí lọ rí òkèlè àwọn ó sì padà sí kò nígbà tí wọ́n kọta ló tó dé padà ẹ̀yà kan ló kọ́ sí ní òun. ajá abdulrahman ahmad iléeṣẹ́ rédíò ló fi ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ sọ́ńpẹ̀lú tí wọ́n tó wà lẹ́kọ̀ọ́ ẹ̀fẹ́ tí wọ́n tó wà lẹ́kọ̀ọ́ mass communication ló pè ní university Maiduguri mass com ló ṣe ní university Maiduguri ó ti jáde dáàbò olóògùn ṣùgbọ́n àtìgbà tó ti jáde ó fẹ́ràn sí ó ti fẹ́ràn kéwù so program rẹ̀ ọmọ ìjọba jẹ́ ìdíláàbò program so ibi tó ti bẹ̀rẹ̀ yẹn àwọn alákọ̀wé lẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ràn sí tán bá fẹ́ ṣe lẹ́kṣọ̀ ní ìṣọ̀kọjá sí pé english nìkan máa sọ so lọ́jọ́ táwọn àbúrò sí ìlàjì ní àkàwé dáadáa àwọn tí ń sọ èbó gidi tó ti lè báwọn àwọn ni wọ́n pẹ̀lú kan wá sọ̀rọ̀ alájà àwọn bí màá láàyà àwọn ní sheik mission and services wọ́n wá kú ajá abdulhamid rò kò sínú jama kankan kì í sàn sáré ti lò kò sínú jama kankan ìgbà tí a jí àhazim wá kú àwọn aláwọ̀wé àwọn èèyàn pọ̀ nínú àdáwì kan àbáwí gbogbo èyí yóò wọ ọwọ́ láyé lábùkù ti di mímọ tàbátì tí ò bá máa ṣàǹfààní fáwọn èèyàn níbi tó ẹ̀kọ́ yìí ṣàǹfààní fún wọn ó rí owó kò tó wá ṣàǹfààní fún wọn àǹfààní fara àmà àlọ́ òbí ní òbí ìṣàlà ọlọ́run mójú kọ́ wọ́n yẹn kó padà pa aláìsí ṣálà ìlọ́ di àṣálù ẹni tó pa stroke ẹni tó stroke wọn máa pè stroke na náà ń pè ní ṣálàbì ṣálàbì ẹ̀rọ pé ọmọ kò stroke ìlú pé paralyze ẹni tó bá paralyze ní òní kébì ẹni tó ní stroke ó kọ̀ọ̀kan paralyze kò tó ní stroke ìrànlẹ́ ń pè ní ṣálàbì tó ní yíra náà gbọ́dọ̀ pé àti ìmáàmù àṣálì ìmáàmù tó ní stroke tó lè kírun ó lè kírun àti lọ́dọ̀ àmàlìkí àti tàbí jẹ́ màkì orúkọ látàkùn láfìlì wà fọ́sílì àbàdà ìgbàmà àfìlò lè fa táàmà kọ́dé àtọ́ látàkùn láfìlì má ti máa sọ pé ìpìlẹ̀ mi tó bà lọ wá tó wà ní ah, ọmọlé alábìdù ni mí náà ọmọlé kéré ni mí ni máa rí pé ìwọ gangan jẹ́ ni pé yàtúkọ̀ olè fi ràn ẹjú wèé tí sàárà tó gbé sàdúrógẹ́tì rẹ̀ gbọ́ wá fẹ́ kó tó fi kí o tó wá fẹ́ àmọ́ tó ti rí wọ́n pẹ́ ah, ìjọba ní ká mọ́ gbà wọn tó ti rí máa ní ah, ọmọ aláàjì àmọ́ ní aláàjì tó ní so ìtò sọ ní pé ìgbìyànjú òye òyìnbọn ṣe kí ni òyìnbọn wá ṣe torí ẹwọ́ láti ní mọ́bí lára ẹwọ́ lẹ́yìn mọ́bí lára ẹ o ẹjọ́ àwọn adáwọ̀ ìpè yẹ́ ìpè àti ṣiṣẹ́ tó yàgbé iṣẹ́ wa lè ti wàhálà fún wa ó lè bá wa wá dáadáa ó lè pé dáadáa wá fún wa láì lẹ́sẹ̀ máa wá ẹnìkan pé ẹnìkan ni yóò gba ọ̀dọ́ rẹ̀ wọlé. wà fọ́sìlì àbí ẹbí mi àbí ẹbí mi ábàdà mọ́mọ́ sọ ìpìlẹ̀ ní àbẹ́bí mi láíláí mọ́mọ́ sọ bẹ́ẹ̀. iná máa fi lórí bàtà máa ń kọ̀ lé ìpìlẹ̀ ẹ̀dá òun náà ní tó gbé sílé ayé tó àṣì òun ìpìlẹ̀ rẹ̀. قد يسود لمرء من غير يده وبعتب سبقي قد ينفذ قد يسود لمرء من غير يده èèyàn lè débi tí ń lọ ó lè gbọ́nwájú láì ní bàbá sáàdì ẹbí sallallahu alaihi wasallam tó ní bàbá ní lóbi débi tó dé tàlóbi Sheikh Adam tàlóbi Sheikh Adam kọfí débi tó wọ́n dé èèyàn lè débò tàlóbi Sheikh Zublul tàlóbi bàbá máa tàlóbi bàbá bá tẹ́yìn wò kálukú gbìyànjú fún ara rẹ̀ sálóbí goodluck sálóbí goodluck wábí òsìnlè sàbùkì fárí ọ̀hún fàzàgà wábí òsìn sàbùkì bí wọ́n bá ti pín góòlù dáadáa kọ́dí yóò ń fàzàgà láti mọ̀ yàtọ̀ láàrin góòlù tí ò dáa pé ìlú ti kéde ọ̀fẹ́ pé ìtòdà bọ́n bá ti sìn òun yóò yí ká ti kéde sáàmà ìyẹn tó bó bá ti pín ààrẹ òun yóò jú òyẹ kò ní ìdúkọ́ mẹ́rin tó bí ọ̀nà bàbá ọ̀tọ̀ ọmọ ọ̀tọ̀ so bí ọba yìí fi hàn rẹ̀ òun yóò sọ fún ọ̀ṣẹ̀ yìí so inshallah